الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أدوكم الله سبحانه وتعالى atọrọ alékún kí a ti gẹ fún wọn nabuwa muhammad sallallahu alihi wa alihi wasallam na alhamdulillahi rabbil alamin nam tayyib hayyakumullah so suratu quraish a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim li ilafi quraish ilafihim rihlatash shita'i was sayf falyabudu rabb hadha albayt الذي min ju'in wa amanahum min khawf so sura tí wákàtí ya sàríwà àlàyé rẹ̀ láàrin ṣẹ́jú díẹ̀ náà afọ́n so àkọ́kọ́ ni pé um, suratu Quraysh sura <coughs> wo ni ṣe makiyya ni àbí madaniyya imam shawakani rahimahullah nínú fathul qadir wani wahiya makiyyatun inda jumhuri aw inda al-jumhur wahiya makiyyatun inda aljumhur lọ́dọ̀ ọ̀gọ̀rọ̀ nínú àwọn àfá onímímọ̀ ayé lọ́dọ̀ a large number of scholars wọ́n gbà wípé makíyà ni wọ́n ni wàkọ́lá dọ̀hákú wàlìkẹ́lìbí àdọ̀há àtítàní alìkẹ́lìbí àwọn gbà pé hiya madaniyatun hiya madaniyatun naam so sura yẹn ó kọ sura yẹn nẹ́dẹ̀ ní àti sọ síwájú yẹn òun là ń pè ní suratu Quraish naam um, imam ashinkiti rahimahullahu ta'ala wọ́n sọ nínú adwa'ul bayan wọ́n ni ukhtulifa fi allam fi li'ilafi Quraish li'ilafi yẹn wọ́n ni lè ìlàáf láàmù wo ló wà ń bẹ̀ ẹ̀pá ní láàmù oríṣiríṣi tó pọ̀ ta ló lè sọ irú àwọn láàmù ta ní nínú pápájùlọ nínú náhù láàmù kìlá ní láàmù ta'lil a láàmù milk láàmù ẹ́ láyé kò sí láàmù listigrok bóyá alif and lam bí alhamdu láàmú àtàukid àlá náhíyàwó à ń sọ̀rọ̀ láàmù àṣọ́lá náà eh okay inna inna zaidan laqa'imun muzahlaqa okay al-qasam mhm láàmù lè ṣe kọ́kínkọ́ láàmù al'amur láàmù jùhúd wà kúlù láàmìn kọbíláha ma káàna àwòlámiyàkún fàlìljùhúdí káàna ọya láàmù olókù so lamat lamat nam gẹ́gẹ́ bá ṣe láàmù mimat àwòsọ́nù náà tí ó <laughs> dáyé wọ́n ni هل هي متعلقة بما قبلها ولا أجي معنى so because tàbá ní lè ìláàfi Quraysh lè ìláàf nítorí ilaf like lè ìláàf kí ni ó tà alákọ̀ọ́mọ́ ẹ mọ̀ pé lè ìláàf yẹn jarun wà majrurun ní ẹbẹ́ ní abẹ́ẹ̀kọ́ ó dẹ̀ ti kọ́ nínú nahwi pé tàbá ti rí jarun jarun wà majrurun jarun wà majrurun a rí kí ni muta'allaq ìmọ̀ ń tà alákọ̀ọ́mọ́ kìníkaní mẹ́sàlá tí bá ní pé alkúbù almá'u filikúbi almá'u filikúbi filikúbi ẹ̀ oya tàbí bá mi ṣe ìrọ́bù ẹ̀ sẹ́ṣọ́ tayib fadal no almá'u filikúbi almá'u ẹ̀hẹ́ ha aha marufon bil ibtida wa alamatu rafihi alkini ad-dammatu adh-dhahiratu ala akhiri wal mubtada'un okay fil qub harfu jarr al-qub ismun majrurun bi fi wa alamatu jarrihi al-kasratu adh-dhahiratu ala akhirihi aha wal jar wal jar al-majrur wọ́n ni mutaalliqani dhil mahdhuf a bi khabari al-mubtada'i al-mahdhuf takdiruhu ka'inun aw mawjudun so tí mẹ́ ní pé jíára ti majruru rẹ̀ ó ń ta alákọ̀ ma khabarun bẹ̀yẹn ṣe ibáyẹ̀ tọ́yẹ̀ so imamu Shankiti wa ni kí ni mutaallaku rẹ̀ wa ala ayyi ma'na am mutaalliqatun bima ba'daha wala ayi ma'na ṣé ó ta alákọ̀mọ́ tó wá before rẹ̀ ní àbí tó wá ní ẹ̀yìn rẹ̀ ṣe bá yà bí so ok ṣe jẹ́ ẹ̀kọ́ ló ń dé báyìí sunan ha ọ̀tọ́ ìtọ́gbì tafadọ̀lù jẹ́ ni àbí ẹ̀chẹ́kẹ̀ ẹ̀chẹ́kẹ̀ ẹ̀chẹ́kẹ̀ so faman qala muta'alliqatun bima qablaha qala muta'alliqatun bi ja'ala fi qawlihi faja'alahum ka'asfin ma'kul ẹni tó bá gbà pé ó ta alákọ̀ mọ́ tó wá before rẹ̀ yóò gbà pé ó ta alákọ̀ mọ́ in ti bẹ nínú suratu al-Fil ike fàjàálàhún kàásfin ma'kul lè ìláàfí kúrèṣ tí ó túnbẹ̀ pé lè ìláàf nítorí ìláàfù kúrèṣ ọlọ́bá sí kí ni jàálàhún kàásfin ma'kul tó bá gbà pé ó tààlákọ̀ ó kọ̀nẹ́kì mọ́ kí ni ma kọbílá ẹlẹ́lẹ́pa kọbílá ọgbò síbátìbìlá ti ń gbé bọ̀ ṣúrọ̀tù eh, kòrèṣì báyìí kọ́wù ṣúrọ̀ nàmbà kí ló wà báyìí 1 ṣe bí 114 gbogbo ṣúrọ̀ 114 minus 5 àìkú 109 eh 106 ṣàkí ṣúrọ̀ 106 ló wà báyìí so before rẹ̀ ni ṣúrọ̀tù alfil alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil tí tó fi dé فجعلهم كعسف مأكول لإلاف قريش وجو كان يه امام شنكيتي رحمه الله واني وتكون بمعنى يو اما جاكوي تمره لأجل إلاف قريش يدوم لهم ويبقى تعذيم العرب لا ترى báwọn Quraysh bí wọ́n ṣe máa ń ṣe kíni báṣẹjọ máa ń so mọ́ra wọn ilé ń tọ́ka lórí fadlu aljamaa kí ẹjọ máa wà kí ẹ máa ṣe kíni kí ẹ máa tàfárọ́kọ̀ wọn látara bẹ́ ń kọ́ ó jẹ́ kí tààdímù wọn kó lágbára lẹ́mí àwọn lárúbáwá ṣe báyìí àbí so kódà kí ẹ máa pọ̀ بمعنى إلى wọ́n ni okay لأنهم أهل أهل حرم الله nítorí pé àwọn ni wọ́n nan darí ilé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala أو بمعنى إلى أي جعلنا العدو كعسف مأقول عزيمة له ونصرة لقريش نعمة عليهم àbíkó jẹ́ pé ó ń tààlákọ̀ mọ́ fàjáàláhùn kàásfin makul ó ń tàkà lórí pé bọ́lọ̀ ṣe dìfìtì àwọn ọ̀tá tó fẹ́ bá Quraysh tí wọ́n fẹ́ wó kàábà nígbà yẹn ṣe báyìí àbí àbí kó jẹ́ pé ó ń tààlákọ̀ mọ́ tó wà lẹ́yìn rẹ̀ òun kí ó kí ni ìláfihim rihlata ẹni tó bá ní tọ́yìí ẹ jẹ́ ká lọ sínú ìyẹn fàídà ẹ ká lọ sínú tafsir imam as-sa'adi rahimahullah bí àwọn náà mẹ́ṣẹ́ tó jọ bẹ́ẹ̀ oúnjẹ ni wọ́n fi bẹ̀rẹ̀ náà wọ́n ni qala kathirun min al ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn mufassirun àwọn tí wọ́n pọ̀ nínú àwọn mufassirun wọ́n sọ pé إن الجابر والمجرور متعلقون أو متعلق بالسورة التي قبلها ولنسما سورة وبفور عند لا تشعلي فرسي وجنين أي فعلنا ما فعلنا بأصحاب الفيل لأجل قريش وأمنهم واستقامة مصالحهم وانتظام رحلتهم في الشتاء لليمن والصيف للشام lè ajílì tìjárò ti wà lè maka síbé wọ́n ní ìtumẹ̀ ní wípé um, a ṣe ń tàà ṣe fún àwọn ará fi àwọn ashabul fil lè ajílì kòrèṣ nítorí kòrèṣ àti bí ìfọ̀kàbalẹ̀ ṣe wà nínú ìlú wọn àti bí mọ̀ sọ́lìhù wọn sì dúó and then ìmọ̀ ṣe rìn àjò wọn bó ṣe mọ́ ń lé so tó bá di ṣe táà táìmù wọ́n ma ń lọ sí Yemen tó bá di táìmù asọ́if táìmù ooru wọ́n ma lọ síbò yìí Sham nítorí àtijáàrọ́ àkátàkárà walimakasib àti ajiyamu fa ahlakallahu man aradahum bisu'in àwọn tó wá fi aburú fún wọn ọlọ́ọ̀bá bá pàwọ́rẹ́ wa azzama haram wa ahluhu ọ̀rọ̀ haram Makka bó ṣe ó wá tún lágbára sí lẹ́mí àwọn èèyàn àtàwárá Makka fi qulubil arab hatta taramuhum lọ́kà àwọn lárúbáwá títí táwọn lárúbáwá bẹ̀rẹ̀ sí máa ṣe kíni rẹ̀bẹ̀ sí máa bàbàrá haram tó tún ní agbára tó tí wọ́n bàbàrá rẹ̀ tẹ́lẹ̀ àwọn lárúbáwá àwọn ará Mẹ́kà tó bá fẹ́ ṣe kíni tó bá ń ṣe ìrìn àjò wọ́n di pé àwọn kùfàr wọn ò lè takù wọn wọn ò dẹ̀ lè dí wọn lọ́nà má látara kíni o lè ìlàáfí so naam náà kí wọ́n ń pè ní ìlàf gangan ìlàf ìlàf bí i tó ń tó wà azhar wallahu alam o ní pé láti bí kí wọ́n aláfà nǹkan kí wọ́n jẹ́ nǹkan kan jẹ́ kí nǹkan kó wà kó tèm kan tèm nǹkan tó kan sọ di kẹjẹ́ kó wà a ma'lúf ṣe báyìí àbí tayyib so due to ìlàf Quraysh ìlàfihim a rihlata shita'i wa sayf àbí kó jẹ́ pé látàbí kí èyàn bá sábà nǹkan ṣe báyìí àbí bó ṣe di ẹni tó ṣe pé wọ́n ma ń ṣe ìrìn àjò ní àṣìta ní tó bá di táìmù ọyẹ́ àti àṣẹ́yìí so látara ọlá tí ọlọ́ọ̀bá wá ṣe fún wọ̀nyí ń kọ́ wo fàlìyàbùdó rabba hadhal bayt ẹ jẹ́ ká máa jọ́sìn fún ọlọ́ọ̀bá subhanahu wa ta'ala ọba tó ní hadhal bayt ṣẹ́rí pó ti ń kọ̀nẹ́kì mọ́rún tó wà ní ṣúrọ́tú alfil ṣe báyìí àbí ìtorí kí ni abraha kí ni kò tó fẹ́ ṣe kí ló fẹ́ ṣe ó fẹ́ wó kàábà tẹ́yẹ so ọlọ́wà ní fàlìyàbùdú rọ́bà hadal bait ọlọ́wà tó wá ní bẹ́ẹ̀tì tó ní ilé yìí tó a kó ni ká mọ́ ìláfin ẹ̀dẹ̀ ní Ibn Kathir náà sọ wà ń bí pé ìjìtìmáàrù náà ni àti sọ̀rọ̀ tẹ́lẹ̀ náà bọ́ tí wọ́n lò fún kíyànṣẹ́ nǹkan rọ̀ àti bẹ́ẹ̀bẹ̀lọ nínú àwọn màání náà àbí kíyàn bá sábà nǹkan kíyàn bá sábà nǹkan kíyàn kì ní bá sábà kó jẹ́ pé tíyàn ma ń ṣe dáadáa ni so wọ́n ni alladhi at'amahum min ju'in wa amanahum òun ló sì ń fún wọn ní amnu nígbàtí wọ́n wà nínú bẹ̀rù wọ́n ní faragadu rizki wal amni min al makharif min akbari ni'ami ad-dunyawiyya sun sọ́rọ̀ al-mujibati al-mujibati li shukri Allahi ta'ala a ṣe kí arziki wà kí fọ̀kànbalẹ̀dẹ́ wà kó níbi àwọn bẹ̀rù nínú àwọn ní àmú ayé tó lágbára ta mọ́ wá tó sì pé ó gbọ́dọ̀ bí ká máa dúpẹ́ fún Ọlọ́run Ọba falakallahumma alhamdu wa shukr eh Ọlọ́run Ọba ìwọ ló ní gbogbo ọpẹ́ àti gbogbo yìn o ala ni amika dhahirati wal batina lórí àwọn ìdẹ̀ra tí Ọlọ́run Ọba ṣe fún wa àwọn èyí tó hàn ní àbáwọn èyí tí kò hàn sí wa wa khassallahu bi rububiyyatil bayt li fadlihi wa sharafihi Ọlọ́run Ọba wa khassọ lèyí Ọlọ́run dákọ specifically lè pẹ̀lú rububiyya rẹ̀ rabba hadha al bayt kìí ṣe tó túnbẹ̀ ní pé ọlọ́run kọ́ ni rọ́bù gbogbo nǹkan mí náwó but li fadlihi wa sharafihi nítorí ọlá àti àpọ́lé tí ń bẹ níbi kíni yóò níbi hadal bayt wa illa fahuwa rọ́bù kulli shay'in ni ọlọ́ọ̀bá ni ọba gbogbo nǹkan imam sáàdì fi parí nuktatun muhimmatun jiddan ṣe mọ́ reason ni reason ni pé wọ́n dákọ̀ nǹkan méjì nǹkan wa máa ṣe àrízìkú ẹ̀kẹ́jì al'amnu so rí gbogbo tó bá fẹ́ kà fún mi láyé yóò kò sínú méjèèjì ọya bá ń kalẹ̀ ọkọ̀kan ọya bá ń ká o fẹ́ gúnmọ́ tó kílò bó sí rízìkú ọya ẹ́ àlọ́rọ̀ ayé tí wọ́n ní mọ́tò tán sọ àrízìkú wàl'amnu kí ni wájú amnu bẹ̀ <laughs> wọ́n ni al'amnu min al-matar ìjú ẹni fáwà táǹgó fútù fọ̀ báyìí kí ní sí àwá àfáà táǹgó kádà so ok ya kí lẹ́tí fẹ́ sọ mo fẹ́ kọ́ lé bí ló kí ló bọ́ sí báyìí àbúrísìkù kí ló kù ebi àà ebi bò ṣe rísìkù lè bí ní ẹ̀kíyàn yóò lẹ́sọ ẹ̀ ní so ibi kí ló kù kíyàn bí ma kí ló bọ́ sí rízikù ní náà ọya ilmun kí ló bọ́ sí rízikù ní amúrù ni ó fẹ́ ẹ̀hẹ́ àti bí ẹ̀bẹ̀ lọ so gbogbo ń tàn wá láyé ẹ gbogbo ẹ̀ ń bọ́ síbi rízikù àti kí ni amnu ìtumọ̀ ní pé tí rízikù bá wà tí ò bá sí amnu wàhálà ni tí amno bá wà tí ó bá sí rísìkì problem náà ni bẹ́ẹ̀dà bíbẹ̀ ọkọ́ náà ọlọ́wọ́ sọ fáwọn ará kòwé sí pé fàlìyàbùdú rọ́bà hazard ìtumọ̀ ike pẹ̀lú ìbádà yẹn nẹ́fìmọ̀ rí àrísìkú wàl'amnà in tí wà fún oníṣẹ́ ìdùkíní onílẹ̀ ni ya'tiha rizquha ragadan min kulli makan wa kafarat bi an'amillah fa'adhaqaha Allahu libasa al-ju'i wal khawfi bima kanu yasna'un Ọlọ́run ló ń ṣe àpẹẹrẹ ìlú kan ìlú yẹn àwọn àfáà ní Mákà ni ó ti wáyà rí ni a lè lò fún gbogbo ìlú Nigeria náà kó sínú rẹ̀ Misra kó sí bẹ́ẹ̀ gbogbo olú tẹ́yẹnyẹ́ ni ọlọ́ni Korea kan bẹ ìlú kan bẹ kanat aminatan mutma'inna wọ́n wà nínú fọ̀kànbalẹ̀ wọ́n sì wà nínú kíni nínú ipò ọkàn tutù yà tí ha rizikú ha rọ́gọ̀dàn min kulli makan a rizikí wọ́n wá lọ́pọ̀ yanturu ní gbogbo ayé láti sánmà ni látilẹ̀ ni

ìtumọ̀ ní pé tẹbá rí pẹ́lú kan wà áàdì ìdáúlà dáúlà tún fàkíyàrọ àbí dáúlà yìí gọ̀níyà ni àmọ́kọ̀ ní àmnù tí méjèjì bá ti pé mọ̀ pé nǹkan ti dínkù lúrú yẹn ìlú mi ṣe kíni wọ́n ní owó wà ń bẹ̀ US owó wà ń bẹ̀ àmọ́kọ̀ ṣe kíni ọkọ̀ balẹ̀ supermarket wọ́n ti yìnbọn bẹ̀ ìkókẹ̀ ìṣẹ̀lọ owó géèmù kọ́lẹ̀ ìṣẹ̀lọ gbá géèmù kẹta báyìí yóò kàn gbé kí ní ẹpì sí lákàsórí báyìí yóò kà lọ wá ìbọn ní tútútútútútù bọ́n ṣe sútà yẹnu gẹ́rẹ̀ yóò dẹ̀ mọ́ sútà yìí náà bẹ́ ṣe amnù lè yùn kò sí amnù bẹ́ so ìtumọ̀ ní pé tàbá ti lúzi ìbádà ìjọsìn fọ́lọ́wọ́ba tí ẹ̀bá ti ṣe kèfè rí orí ọlọ́wọ́ba yìí ní máa rí àwọn ní àmọ̀ rẹ̀ má bọ̀ tí ẹ̀bá wọ́n la in shakartum ọjọ́ Nigeria sí example àwọn yóò ah ìgbà kan wà 1 naira lówó oṣù tẹ́lùmí ń gba wọ́n nẹ̀rà ẹ̀ tó bá ti wá gbówó oṣù yóò lọ mú tẹ́gzí <laughs> yóò lọ sọ́jà bóyọ́jà tuntun yóò wà lódù oúnjẹ bá mú sinimọ́ tẹ̀ wọ́n ní wọ́n nẹ̀rà yóò tó change yóò ti ṣe kí ni yóò ti gbà tí ẹlùmí ẹni gbà ah mílíọ̀níà ní tọ́ ìtàwò ní wípé ìjọ́ kà ń ṣe lẹ́jọ́ bí wọ́n sọ ìkanú àwọn jẹ́mọ́ mẹ́sàtọ́ sọ fún mi pé ipé wà láì owó tí mo sọ yẹ owó ẹ̀ làwọn fi ṣe nìká àwọn gbalé ń bẹ́ wọ́n tún ra ìyàwó wọ́n ra everything níbo <laughs> nínú èlò kò tí ẹ̀sí wọ́n nẹ̀rà mọ́nìyàn kó yàwó sí fẹ́ nẹ̀rà wúlò mọ́ni ẹdú ẹdú ẹdú ẹdú wọ́n print 5 naira márùn-ún mọ́ ẹ̀sẹ̀ rí tẹ́nẹ̀rà láti bí oṣù mélòó sẹ́yìn fẹ́mẹ̀rẹ̀ àbúmọ̀ ẹ̀ẹ́ alága bẹ́ẹ̀kàlà lọ́kọ́ sí museum ayọ́kàlà mọ́ owó ní pé ẹ̀ẹ́ 5 so almuhim ni now yọ́k mọ́ wà ń bí ilé kúnbẹ̀ mọ́ orí mara bàbá méjì kan dípa bàbá ayé gbà ní wọ́n sáwàdà wọ́n ha kíníkà kíníkà wọ́n wá rí mọ́tò eh wọ́n ni pijó mọ́tò eh àwọn olówó náà ń gùn àwọn rí káùntì mọ́ wọ́n wọ́n sọ pàá ah, ìgbàtán fi gbówó báyìí kódà gbàtán gba pension ìntàn eh, fi ṣe ní owó kékeré ìntàn fi ṣe pọ̀ gan wọ́n rú kí nìkan tí máa tí wọ́n gbótà yẹn sọ kí ẹmọ́ òwe nígbàtẹ́ ìgbà 5 naira yẹn sí ẹ̀ dúpẹ́ fọ́lọ̀ gbàtẹ́ ìgbà 1 naira yẹn sí ẹ̀ dúpẹ́ fọ́lọ̀ bá hmm, ẹ̀ dáun sí ẹ̀ dúpẹ́ sí ah, ọlọ́run alhamdulillah sí kẹ̀kẹ́ ṣe kúfùrù ní ìmánà ń ṣe mú rántí vividly 2011 bí 20 ẹ̀lẹ́ kó sì wà ní 65 naira náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀kọ́ 20 ẹ̀lẹ́ bẹ́ẹ̀ ni before protest kí náà gbé subsidy tí gbogbo òkúmọ̀ tí wọ́n subsidy intasa gbọ́ ni pé wọ́n fẹ́ yọ subsidy ah mọ́ yọ subsidy o ẹ mọ́ yọ kí náà gbé subsidy o gan èmi ò mọ̀ ẹ sáà mọ́ yọ in <laughs> tẹ́ fi mọ̀ pé ẹ mọ́ tẹ́ kí ni àwọn abúrú propaganda lówó àtẹni tí ó mọ̀ àtẹni tó mọ̀ oníkálùkọ́ mọ̀ tí ẹ kí ni wọ́n jẹ mọ̀ kí náà ni bí i tí ó kò báyìí náà ni ẹ̀yẹ́ bá ẹ̀sà fílẹ̀ so wọ́n kò gbẹ̀yìn pé mú ní ti bíta tí mọ́ ń sọ̀rọ̀ ní wájú bí ṣọ́ọ̀bù àwọn grandma mi báyìí gáà sí fẹ́sẹ̀ rẹ̀ lépo ó tí wọ́n jù ah! ọ̀fẹ́ lẹ́ka ń gbẹ́kọ́ Nàìjíríà wọ́n naira ó wá di naira per litre ó wá di naira per litre àwọn èèyàn ń ké sí kí ni kẹmọ́ dúpẹ́ ṣe kí tẹ́bọ́n ni ní bóyá lè ní bí á tẹ́nà galaba maraba ní Saudiya omi wọ́n jùpó lọ àfáyánú oye báyà rí láàgbà kan so kí ni mẹ́fà ní pé ok nígbà tó wà ní 5 naira yẹn tó wà ní 10 naira dada èlò cement gbà yẹn motor cement lè tọ́ndẹ̀ mọ́sẹ̀ wáyé náà cement bá kẹ́yẹ 200 650 700 gbà tó padà wọ́n lọ pá ah, ó ti di 120 ó ti á ah, cement ti 9 kìníkà 989 tàbí epo 65 naira èlólẹ̀ naira báyìí bright times 15 now 900 kìníkà mọ́sí pé nùkò wínà tábọ̀ ẹlùmẹ̀tẹ̀ bá rántí àwọn sọ́nbà pé epo yóò era 1000 nínú kò wínà lásọ̀ ẹ̀ ẹ̀rà epo 1000 síbórí yóò pé ẹ̀ mọ́pẹ́ dàbí ẹ̀yìn ò mọ́mọ́ sí ń dúpẹ́ láyé tí yóò mọ́ worst sí ni wọ́láì kó mọ̀ nira ni gan

ibi tí yà tún mọ́ bí nǹkan ṣe ti worst sí báwọn yóò ṣe mọ́ orí àdé báwọn yóò ṣe mọ́ fi ìbẹ̀rọ ọlọ́run bá ṣe kẹsẹ́rí dìmọ́ bá ṣe fi kàrà wọn wọ́bíà àìbẹ̀rọ ọlọ́run bá ṣe fi ń ṣe nǹkan dìmọ́ bí nǹkan ṣe mọ́ burú agent agent agent agent agbọ́nrin kan nínú corruption tàbá sọ corruption àwọn agbọ́nrin agent ẹgbùn tí wọ́n Oh, ẹwọ́n tán sọ́dá wọ́n ó fẹ́ dún ìgbà tí wọ́n tó 3 years tí èké mọ́sílásí yóò padà mọ́ sùn báyìí torí ọlọ́run tó rí kò ọmọ ìyá kan pè mí láti àwọn bá sí sọ̀rọ̀ wáléwálé ọmọ ìyá kan pè ẹlò wọ́n ní pé ilé kan wà ó woman palosse contain tó sì pé normally 180,000 120 ó sì àwọn worst wọ́n ní onílé ní òun gbọ́kalẹ̀ ní 250 owó agent 100,000 eh <laughs> àwọn ilé tí wọ́n ti ń gbọ́ agent ní Israel ẹ̀ òun náà ló kọ́léwò àtọwò agent like ẹwọ́ kí ni ẹ̀ tí wá di ṣẹ́rí kí ni ẹ̀ ó ti wá di ó ti di bí bí owó agent ṣe tọ́ bí ò ṣe síṣù pẹ̀lú ẹ̀ ó ti wá di ọ̀nà mí tàtó fi ṣe kí ni tàtó fi ní exploit tàtẹ̀ tó fi ń fi ara ní ara wa lọ tẹ́gbàtẹ́po wọn nígbàtẹ́po wá báyìí tàtò síbílé epo tẹ́bá ní tagbọ́kàdà lọ yàtàgbọ́lù àdúgbòkàdà lọ́mọ́ àtàṣù bí báyìí pim àtàrọ síbẹ̀ àwa dúó síbẹ̀ bá tó padà sílẹ̀ gbá wọlé ìṣẹ́jú wa àwọn yẹn sì fi gálọ́ wọ́n sì fi ń pàkì kú jáde yóò sì dé gáì kan tó búra tánkì náà nínú wa kó lọ náà change díẹ̀ sí wọn lápò yóò tó epo káàkì ńlá lábà yóò sì gbọ́n jáde àwa sí wọn báyìí mo a rí ń jí o ní ìdánilẹ́fẹ́ pàá tó tí wá dolówó bá yà <laughs> ẹgbẹ́ kẹta ọya tó ti di mílíọ̀nìyà náà so bá sí believe pé a believe pé ọ̀nà ta fi lè gbà make ẹnu láì it is too haram káàdẹ̀ mọ́ dúpẹ́ fọ́lọ́ọ̀bá káàdẹ̀ mọ́ complain like ẹlòmín ní yàlá yóò ní account yóò sì mọ́ complain náà tẹ̀lé wọ́n láì kò sówó ní ìlú ìkò sówó Nàìjíríà owó sí circulation rí ìgbàtà ti bí èmì dẹ̀ ní kò sówó Nàìjíríà rí àwọn yẹ́sìn kọlí mọ́tò wí sí ti lójúmọ́ ẹ̀yìn ṣe pàtí ẹ̀nlẹ̀ yálàyà owó ìbọ̀lẹ̀ tí ó rówó yẹn ẹ̀ ń parí lé láàrin oṣù kan ọ̀sẹ̀ kan àwọn ilé tí ò ti ilé ìbínú ọmọ ìyá kan sọ fún ajó ní pé ilé kan wà wọ́n sọ tẹ́sí ń kọ pé tó bá 200 million owó lè ra lẹ́m̀bẹ̀ nílùú tàwà iná 200 million owó lè ra lẹ́ plọ́tì kan bẹ́ wọ́n sì wòye plọ́tì táwọn èèyàn fà lọ́bí lẹ́bí ẹni bẹ́ẹ̀ wallahi ẹnijọ́ ẹ̀rọ ah, ah kò ní dá fún Tinubu kò sọ́wọ́ náà ẹ̀ mú fún ajé wàkán balance so o ní pé in tó kùtà sí ni pé ẹ jẹ́ ká kwáwìyàn ní ẹ̀mí ìmúrí ẹ̀mí bá sí mọ́ dúpẹ́ fọ́lọ̀bá ẹ jẹ́ ká mọ́ dúpẹ́ fọ́lọ̀bá kí ní o mọ̀ lè sí ẹ̀rù ń bà mí fáwọn ọmọ wa tí wọ́n ń bọ̀ wá lẹ́yìn wọ̀lẹ́ mú bí ayé ó sì nira kódà generation ta sí wáyé gan ah wallahi tó bá padà yá ah ṣẹ́rí arúpadà níwá débi pé kò ní padà wà bí ẹrẹ́bù mẹ́ ṣẹ́rí nìsí ó sì wà bí ẹrẹ́bù bẹ́rẹ̀ bẹ́ẹ̀kọ́ àti yìí mẹ́ ẹ̀bọ́ ní ẹ̀ à ń yìí mẹ́ aláàdùlásà ń yìí mẹ́ bẹ́rẹ̀ bẹ́ẹ̀kọ́ tó bá padà yá nítorí àwọn èèyàn gbẹ́gbà burú sí lójoojúmọ́ àwọn èèyàn sàbúrú sí lójoojúmọ́ àwọn pítà tó ti ibẹ̀ ti bàjẹ́ ó ti jẹrà

sáwọn náà kọ́ lè rí pẹ̀lú àwọn ìhwání ni sáwọn náà kọ́ lè rí pẹ̀lú àwọn tẹ̀blígì ni sáwọn kọ́ lè rí pẹ̀lú àwọn tìjàníyà ni onísúnnà tìjàníyà kí lẹ́jọ papọ̀ onísúnnà àdàbí kí lẹ́jọ ń ṣe pọ̀ àti sọ́láwọ̀ nípa àwọn oní eh, cooperative kìnìkan kìnìkan yìí náà àtàwọn àbùsí àgbákò tán ti gbìn sí àwọn bẹ̀yẹn kò wá sí agbọ́nrin business kan tó lè sọ báyìí tí ìmá ṣe pẹ́ ti gbin àwọn abúrú síbẹ̀ wọ́n tí wá ti gbé kí ní kan ìsọ́tí ìrọ̀dà ọjọ́ ẹgbẹ́ àwọn ilé ìdúwọ́ lẹ́gbẹ́ àwọn tán lẹ́ ẹ̀rọ ẹlẹ́pẹ̀ ẹ̀rọ kí ní ń fẹ̀rọ sí wọ́n tún lẹ́gbẹ́ kí lẹ́gbẹ́ agent eléwédú kí náà fi agent sí <laughs> ṣe báyìí àbí àwọn ilé ìdúnkọ́ <laughs> mo ti wà ń bì kan rí tẹ́ ti ń yẹ chíàmà ń bẹ̀ wọ́n gbà ọlọ́pàá dìbà wọ́n fẹ́ yẹ chíàmà ilé ìdú ó ní agbára jọ bàbá kí ló ṣẹlẹ̀ ilé ìbá ẹ̀rọ bí àwọn gọ́fìnà lẹ́fẹ́ sí ní tìǹbẹ̀ tó ní agbára gan ẹni end of the year party so alwim ni pé ẹwà gbẹ́rin ìjọ́ ìjọ́ ní tásán nípa àwọn tán túnmọ́ tó ṣe àwọn tán ṣe mọ́tò wọ́n ti mọ́ ní àwọn agreement pẹ̀lú àwọn counterpart ṣe báyà rí wọ́n kọ́nà wọ́n pẹ̀lú counterpart ṣejú rẹ̀ ẹ̀lọ́ ọmọ Ìgbò èló ni tó bá ti ní 2000 naira mọ̀ pé 500 naira ti ẹ́ ṣe kí ni ìbẹ̀m̀bẹ̀ àbíkẹ́ ẹjọ́ lọ́bẹ̀ ẹjọ́ lọ́bẹ̀ náà ni ó tó bá ti rẹ̀ ní báyìí kó yà kò ní tẹ́ẹ̀tẹ́lẹ̀ ni ọmọ sí báyìí kò ní ìdìmọ́ wọ́n sì jọ wà tó wá jẹ́bẹ̀ bá ti gbáyìí ó ti mọ̀ pé ó kí ó ti mú sí máa ẹ̀yìn náà kò ti gbáyìí yóò wà padà lọ́lẹ́ yóò lọ sí kí ni o àbúkú fi ó pèrè góbi sẹ́ndì ṣe àti ẹ̀sì kò wá fẹ́ sí agbárin kan sẹ́ àwọn ọmọ yíbò náà kí náà pè níbi àwọn tó bá lọ ra àwọn electronics ń bẹ̀yìn wọ́n ní 10,000 naira tó bá fẹ́ sí owó sí àkáùntì company but 85 ẹ̀sì sí àkáùntì tèmi 85 ẹbá ṣákà tèmi 85 ní but ẹbá ṣe ti kọ́ bí èlò ṣe ìbáyà rí ó ní ẹni àà ṣe ìtumẹ̀ ní pé kí ní ẹni ojú 5,000 naira lọ but 10,000 naira lẹ́ni káwọn fi tàá ṣe ìbáyà bí but ẹbá ṣe sí no let me lie oya pay it 5 but you go pay am my account you no pay am the company's account if one person to come like na 10,000 you go pay like that so so you know wa ṣe kíni yóò yọ tí ẹni bíbẹ̀ kó tó deposit owó tó kò sí business kan tó lè sọ fún mi ní ìsinmi ayé o tí bá ń ṣe pé in particular way wà tí wọ́n fi ṣe kíni o tí wọ́n fi ń dọ́gbọ́ sí kíní ẹ yóò máa ṣe yóò máa pa bárúkà rẹ̀ bí táǹsì torí àdíkì wà àdíkì Hakim bin Hizam tánàmì sọ pé táwọn méjì tamájọ tajà tamájọ sí kíni o in sọ́dà kọ́ wà báyàná tó má jọ sódódó tí wọ́n dẹ̀ clarify tí ò sí àwọn kínímbẹ̀ àwọn dark spot níbi business wọn kọwò búrìká láhùmá ọlọ́wọ́ fi albarka sí business yẹn fún wà in kadhaba wà katama àwọn tó bá parọ́ tẹ́dẹ̀ ń fi tán fi àwọn ayub àwọn àlébù tí ń bẹ ń bí ọjà tán fi ń pamọ́ tí iṣẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀tún àwọn nǹkan mí àwọn ponzi schemes oríṣiríṣi cbex kíná tó ń pè mmm kíná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀tún ẹwọ <clears throat> tó bá fẹ́ ọ̀nà àrámù pọ̀ gẹ̀ tó bá tó bá fẹ́ sí àwọn tó jẹ́ àwọn halal wọ́n tó ti wá dí débi pé àrámù náà lókàdà tó business tó bá fẹ́ sí ìwọ mọ́ fi àlà àrámù sí ti ẹ̀ la tudkhil fihi haraman fatawakkal ala Allahi azza wa jalla wá ní agbọ́kànlẹ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ṣe báyìí àbí kí ma dẹ̀ rẹ̀ tí wọ́n fẹ́ sí àrámù kí yẹn sọ́rọ̀ gbogbo ṣe yóò wà òkè àbí Allah subhanahu wa ta'ala kó wà fọ́kànlẹ̀ kọ̀kan wa so ẹn tó bá ní ìbéèrè inṣáàlá ó lè béèrè láàrin ìṣẹ́jú kan sí méjì inṣáàlá náà <clears throat> naam wa alaikum salam wa rahmatullah tó bá báyàn fún no ṣe ẹ̀ tí ẹ̀ sí ara e, wò ní gbọ́dọ̀ síbẹ̀ ní gbọ́dọ̀ síbẹ̀ ní gbọ́dọ̀ clear tàkí bí o bá ṣe gẹ́ bí agent ni kí yóò mú customer wá èmi máa fún lówó lówó tèmi èyí táwọn sọ ní wípé wọ́n ti máa ń fún àwọn ènìyàn lójú instead tí wọ́n fún kí ní ẹjẹ́ 15 gẹ́gẹ́lú ẹ̀kẹ́rà wọ́n wá pè ní 25 tí ó bá yà bí so ẹni inú wà níwà pé ah bí kó mọ̀ kán parẹ̀ àbí èló lẹ́ta àbí èló ni èló ni ẹsọ̀rọ̀ ẹsọ̀rọ̀ 25 náà ni <laughs> ọ̀nà 25 25 25 25 25 náà ni 25 náà ni 25 náà ni yóò mọ̀ tẹnumọ̀ ní ṣe é báyìí àbí ní ẹ̀là tí ẹ̀ ni o àbòsí ti wà mẹ́ bọ̀ká ìbọ̀ mú kọ́sọ́mà wá ìlúlówó ti ní à ń fọ́ 2000 tó bá ń kọ́sọ́mà wá ẹ̀kẹ́ mi lè mẹ́sẹ̀ kíni ní fún lówó rẹ̀ ó pọ́ bá mi ṣe kíni ó bá mú kọ́sọ̀ èyí tàbí sọ ní pé àwọn àbùsí táwọn yẹ ti fi síbẹ̀ wallahu ṣe ó dìpẹ̀yìn tákíbí ó ṣiṣẹ́ fún wọn tákíbí ó ṣiṣẹ́ tákíbí ó ṣiṣẹ́ fáwọn méjì ó lè gbá ṣe báyà rí wí olóòrọ̀ ní rent fáwọn méjì ó yá ibi láti pàdé ibo kìnnìyàn kìnnìkan yóò ṣe báyà so kò sí but èyí tí ó tọ́ wájú kan wà tó pọ́n òtọ́ ti ẹ̀ o ní kíyàn mọ́ta business kíyàn wá gba simsar kí ló pè ní simsar ẹni tí mo bá yẹn nẹ́jà wallahi haramu oní mọ́ sí láwọn sọ ẹ̀rẹ́ nípa ta ní gbogbo ẹ̀ a bàbá kan báyìí bàbá tó pé inú bàbá yẹn báyẹ̀ mọ́ kọ́kọ́ mọ́ bóhùn ìmìnà in tó ń dùn mí ní pé èmi àti àbúlọ afẹ́lọ rẹ̀rẹ̀ bàbá ó sì ti dé báyìí yóò sì sọ rẹ̀ di ìkẹ́ nínú yóò tó ọmọ pé ah afá ah kí alẹ́ ah rẹ̀ rẹ̀ òun náà ni ara kíni sí ìwọ̀n olówó ni yóò sì ní ṣe gbáwájú yóò mọ̀ gbẹ̀yìn yóò mọ̀ náwájú kí ní ha ha ìgbàtà lọ rẹ̀rẹ̀ last ní rí last two weeks also mẹ́dú sí òsì sí lè jábà bá ilẹ̀ bá sí lè scope méjì ọmọ ń fọ́lù ẹwọ́n tẹ́sọ́ àbúsítọ́sọ́mọ́ sí mẹ́ ni pé àwọn tán wà nínú ọjà yẹn tán tẹ́rẹ wọ́n ti máa ní agreement pẹ̀lú àwọn ènìyàn tó bá padà jẹ́ kí àrajà lọ́dọ̀ wọn ó ti mọ́ sí sẹ́tù rẹ̀ akáwọn scope yẹn nígbàtà lọ rẹ̀ láti àtúkàwọn scope kọ̀kàtà náà scope tẹ́tù máa ń ṣe ẹwọ́n tàbí sí ni pé ibi tó fẹ́ kẹ́ ìrànẹ́ ní ibi ìdẹ̀lẹ́tẹ̀ gbogbo bómi tẹ́bá ti lọ wọ́n ti mọ̀ fáà ní wọ́n ti wọ́n fọ́ lójú pé mọ́ta fún yóò gbé owó yẹn sókè kò sí gbọ́dọ̀ sí kí ní fún ọkọ̀ gbọ́dọ̀ jójú mọ́ mọ́sẹ̀ mú pè àjẹ́bẹ̀ kò ní tẹ́rẹ mọ́ bẹ̀ ẹ́ ìta ọlọ́sì ọmọ afẹ́ ẹ̀rẹ́rẹ́ yìí ah ẹ̀rẹ̀ tó bí o wọ́n ojú tèmi pọ̀ tèmi rí náà tèmi afẹ́ra ah afẹ́ra o gbọ́ ló sì dùnmí tẹ̀bá ara ah kọ́kọ́dá ẹ̀kẹ́ ẹ̀ ah afá ah, wọ́n àmọ́ sọ kọ̀nsáàdì ọ̀rọ̀ kan ah afá kìlá wà lè rí sẹ́rẹ̀ yìí báyìí ah ó sì dùnmí ah chai irú kí ní ẹ̀ àrámù ni ànẹ́bì lọ́ọ̀gbọ́dọ̀ gbásìm sáàrì ànẹ́bì ní dáhùn náà yẹ́rìzùkú lọ́hù ba'dahum min ba'd anẹ́bì ní ẹfàwé èèyàn lẹ́ ẹjẹ́ kọ́lọ́ọ̀bá ṣe àrízìkí fún wọn bó ṣe wù wọ́n bọ́lọ̀bá ṣe wọ́lọ́ọ̀bá kí ní ẹ nínú nǹkan tí wọ́n jẹ́ kí nǹkan tí wọ́n bẹ̀yẹ̀ òun ni ẹ àwọn èèyàn ní main point ẹ mọ̀ bújọba tẹbá mọ̀ àbùsí tí ń ṣẹlẹ̀ inú àwọn ọjà ẹ ní sọ̀rọ̀ kankan pa àjọba má sẹ́bẹ̀ ṣe kí ní iye tó ẹkẹlẹ́rẹ́ ta ẹrẹ rẹ̀ tó bá mú débẹ̀ ẹlòmíà tó bá wọ́n sì bá sọ di 70 mẹ́ lọ àtà 70 wọ́n rí evident dé pé àwọn bàtàbàtà 70 in your 15 bẹ́ o ẹsẹ́ pẹ̀ di 30 to better tẹ́lẹ̀ náà so bí pẹ́lú jùtẹ̀ ó tún rí ziyada so kò lose eléyìn náà gain bọ́n ti fara ní ọjà anẹ́bì ni pé dáhùn nasa ẹfún wọ́n lẹ́ ẹmọ́ bá wọn yẹn kódà nẹ́bì bá dé pé kò bá jẹba bá rẹ̀ kò gbúdọ̀ bọ́ ṣe simsari ṣe ibá yà bí ṣe ogun wájì yóò sí kí ni kò tọ́ rárá ìjọ kan àwọn ọjà ọbúṣẹ́ mọ́ wà náà aláà àní yìí ra nǹkan tọ́rọ yìí wọn àti àwọn oní owó ládà bó sì bẹ̀rẹ̀ jánu alóò ní sanwó abú ẹbí tó kọ́ni kódà ọlọ́jà wọn ò dá sí kẹ́kẹ́ kò tó bẹ̀rẹ̀ dá sí bó ní ọdún ti ra ọjà ní ẹ

ìwọ jẹ́ road safety àbẹ́wò ní iṣẹ́ olóòṣẹ́ àfẹ́ mẹ́rin oya oya oya ẹwọ ẹwọ ẹwọ oya ẹlọ́bẹ̀ ah get get out come here lọ wọ́n sẹ́sẹ́ náà tẹbá tí ọlọ́tọ́ ní tuwálì tuwálì tuwálì ní kíni afọ́lọ́n wárọ̀ fánà makana aliyya wárọ̀ sátúl àmbíyà fáà <laughs> wà lẹ́fẹ́sẹ́fẹ́sẹ́ lẹ́bí wèrè mọ́ dá wọn lóhùn ní àwọn kan bẹ lọ́nà lè kèwà nízi wọ́n ti wá dámìmọ̀ èrò káwọ́ èyí ní dá olóhun lórí tó bá ìdá olóhun lẹ́ẹ̀kan ojoojúmá ó ma náwó ní ìwọ̀n ìkàkọ́lọ̀ àmọ́ náwó gbogbo àwọn yóò nígbàyìn bá tó kọ́ bá ọgbọ́n ibẹ̀ bọ́ wọ́n tó kọ́ bèèrè àfá àwọn fàánà makana aliyá àmọ́ ní bèèrè ẹ̀ <laughs> tọ́ àfá èyí ẹwù mọ́sílásí níbi jẹ́ ẹsà ìgbèrè kí o níbi lẹ́nkẹ́ ìgá tó ná sójú ọ̀nà ọlọ́run <laughs> wọ́n kọjá ń bẹ̀ lánàá àbíjẹta wọ́n sí orí báyìí ni ah, àfà ẹ̀kí ni ó mọ̀ àjọ ah, wòrà báyìí wọ́n èyí tí wọ́n ló sí ìrìnà iṣẹ́ òní wọ́n ń ìwọ́n tó títì sí ìwọ́n gẹ́gẹ́ bí kọ́tmà ó gbé kí èyí tó ma ń gbé kìí síbẹ̀ ẹlẹ́kùnsẹ́sẹ́ àwọn sàbábù tí wọ́n ẹni tó mọ́ dùn mí ní bọ́bá fúlọ́ nìsìn yóò sì lọ ra pẹlẹbẹ àti gbó kọ́lá bí i ti ma ń jẹ gbèsè pẹlẹbẹ kalẹ̀ yóò tọ́lọ fún òtí ẹsẹ gbèsè pẹlẹbẹ wọn èyí tó wà ń bẹ̀rùn tó bà ní ibi títí mẹ́ kò títí mẹ́ mọ́ ẹ́ ọ̀rọ̀ tó títí sí àrí

When I was like, eh? Ah. Oh, oh eh, bàbá wèrè. sorry, èmi tí mi follow èmi mo nífẹ̀ẹ́ rẹ̀ jù. Ó mọ̀ gbé àbúrẹ̀ ah, ah, wallahi bàbá làwèrè làfáà yìí, ah, àfáà yìí, ah, ó láhun, ó kálá, má wọ́rì. Sorry, èmi tí mi fún ọ̀hún, èmi mo nífẹ̀ẹ́ Àwọn tí wọ́n follow àwọn wọ́n fẹ́ kó wà bí ewúrẹ́ báyìí tó Sorry tó tẹ́lẹ̀bọ̀dì wá fún ọmọ, bó ṣe kó lọ sí ọ̀fàgà tó lọ tò níbẹ̀rẹ̀ àbígi so pé kó lọ bí sẹ́kọ̀ọ́sì

sílá sambo kí ní kìlò sambo kódà kó nà ń bèèrè ẹ̀ ẹ̀ ah ókèjọ́ èmi ò tamọ́tò èmi ká wà bẹ̀bẹ̀ sí tamọ́tò <laughs> wàláì kí ní mọ́ sàmù yẹ̀ báyìí náà èmi ò ta mọ́tò àbú ṣe mi mọ́ bá wọn repo sí mọ́tò mo fẹ́ mọ́ ẹni kí ìbá fún olóyìn ní gbé mọ́tò lọ ẹdó sọ́rọ̀ lọ́wọ́ kọ́sọ́mà yẹn wá òun kẹ́ wà ń bẹ́ yóò kẹ́ dúó náà ni ókè mo fọ́kà ló ti kọ́kà dúó tó má ti sáwọn sẹ́kà lọ́wọ́ kẹta dúó náà ni ẹgẹ́dú kí lẹ́yìn dúó sẹ́ ti wọ́n lówó sambo nígbà wọ́n tó ma ń gba owó náà wọ́n gba ẹgbọ́wò wọ́n ti dé àwọn agbó kìíní gàgìrì kan á má dábẹ̀ ọmú èlò ẹmọ tí mọ́ ń dòmìn èlò lẹ́gbà wọ́n lè tó bí 25 àgbà 10,000 15,000 20,000 bẹ́ẹ̀ bá gbọ́ 100,000 bóòlẹ̀ yìí ṣẹ́ṣẹ́ ìṣẹ́ pín bóòlẹ̀ ṣe pín ó lè jẹ́ bá gbèjù wọ́n pín 30,000 àgbẹ́gbẹ́ pín 20,000 ṣe ká máa mú bẹ́ẹ̀ rí kò pọ́sílù kátà ni wọ́n mú pín 20,000 kí náà 20,000 naira sí o lè fagbó 15,000 bẹ́ ẹ̀rá yóò fa igbó gàrí yóò mú pẹ̀lẹ̀bẹ̀ 4-5 5 naira tó kù ń kọ kí ló bù yóò kù sí yóò jẹ ráìsì lord musta imọ́lọ̀ wá sẹ́sì náà náà

òun náà gbọ́ wá pé ẹ̀ ń ṣe bí ìpẹ́ nímọ̀ ẹ̀ ṣe kíni ẹ̀ nímọ̀ wallahu a'lam tani mọ̀ yọ ẹ̀ ṣe síbẹ̀ náà ní kò yé mi bẹ́sùn ta ní òyọ́ báńkì jùmíà ní òyọ́ táàkì tí wọ́n àbí kò sí jù pẹ̀lú ẹ̀ lọ́lọ́ọ̀lá bẹ́ẹ̀ sọ́nà kò sí jù pẹ̀lú ọlọ́ọ̀lá náà ẹni ẹ́ wọ́n ló má tààrí fún ilé yìí ti kú so inṣáàlá ọ̀dá wọ́n bá jẹ́ inṣáàlá subhanakallahumma wa bihamdika ṣẹ́dọ̀ láìláha ilá and astagfirka wà tó wìlì ẹ̀dàkùn ọlá nídi owó epo ẹ̀dàkùn ọlá nídi owó